أمره قبل البعثة وتزوج بامرأة تاجرة صديقة تحب الله ورسوله وهي خديجة وكان رسول الله صلى الله عليه وسلم موصوفا بالصدق والأمانة والتقى بين أهل مكة وكذلك لقب بالأمين لأنه يتحلى بالتيسير والتسامح صلوات ربه وسلام عليه فلما جاء لإسلام زاد رسول الله صلى الله عليه وسلم رفعة من الله وعالى الله ذكره كيف لا وهو القائل ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فلما بين الله سبحانه وتعالى مقصوده في إرسال هذا النبي في كتاب العزيز وصفه بأنه بالمؤمنين رؤوف رحيم قال الله تعالى لقد جاءكم رسول من أنفسكم عزيز علي ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم وفي سورة الأنبياء أكد الله سبحانه وتعالى الأمر بقوله وما أرسلناك إلا رحمة للعالمين فإرسال الرسول إلينا رحمة من الله سبحانه وتعالى لهذه الأمة فربنا سبحانه وتسامى أكرمنا بأن جعلنا من أتباع هذا النبي ولكن للأسف الشديد المسلمون اليوم كانوا ضد رسول الله صلى الله عليه وسلم في الكلام في اللباس في الأمانة حتى في تعامل وكيف كان صلى الله عليه وسلم يتعامل مع الناس وكيف أثبت الخير بين هذه الأمة وكيف ساس رسول الله صلى الله عليه وسلم هذه الأمة وكيف قادها إلى رضوان الله سبحانه وتعالى نعم جاء في الصحيح من حديث أبي رضي رضية نضاء قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قل ومن يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى ọ̀pọ̀ ni fọ́lọ́ọ̀bà ti sọ́lá musulmi a ń tọrọ àlèkún ìkírà ti gẹ̀rẹ̀ fan nabi sallallahu alaihi wasallam ẹn tó bá dẹ́dà rán láti bá ma jẹ́ kẹ fún gbogbo wa aláwọ̀ bá ní sàlèkún kí annabi wa bá ní sàlèkún wọ́lá rẹ̀ àti àwọn aráyé annabi àti sọ̀hábà rẹ̀ kí àwọn náà pẹ̀lú àwọn tọ́ọ̀kẹ̀ pẹ̀lú annabi sallallahu gẹ́gẹ́ o sẹ́mà lẹ́yìn tí bẹ̀rù rẹ̀ a ní takùnlọ ẹjẹ́ akọ̀nà ọlọ́run o náà ni àsọtẹ́lẹ̀ tó bá rẹ̀dà sọ fáwọn tó sáájú wa o náà ni àsọtẹ́lẹ̀ tí ń sọ fáwọn náà wípé a ní takùnlọ ẹbẹ̀rù ìmẹ́ ọlọ́run káwá fi ìbẹ̀rù iṣẹ́ gàgá láàrin àwa àti ìyà ọba dẹ́dà ọba dẹ́dà dákun ìkẹni ọdáwa fún mọ́dáwa fún yà Awa mùsùlùmí àwa lamantáǹsí Awa mùsùlùmí àwa ni a ń fi ojú méjì rína ojú tọ́lọ ń fẹ́rẹ̀ àti tójú ọlọ́run ọ̀fẹ́ àwa mùsùlùmí àwa lọba dẹ́dà fi mú orílẹ̀ dúó tí ìbínú rẹ̀ òfin tí ìkàrí ilé kàrí okò báyìí nítorí pé ẹ̀yin lẹ́ ń sìn mukhlisina lahu ẹ̀yin lẹ ń forí balẹ̀ fọba dẹ́dà ẹ̀yin lẹ fi òdì ìntọba dẹ́dà ń fẹ́ ẹ̀ fi bá lò ẹ̀ẹ̀sìn lè ìjọsìn yìí rí kẹ máa dùdù kẹ máa jó ẹ̀ẹ̀sìn lè ìjọsìn yìí rí kọkùn olóbin wọ́n máa fi ara kín ara wọn Ànábì wa sallallahu alaihi wa sallam ó ní Allah subhanahu wa ta'ala lò ní sábàbí أخرجنا الرحمن من ظلمات الكفر إلى نور الإيمان tọ́lọ̀n fi yọwá kò níbi òkun àìmọ́lọ́un lọ sí bí ìmọ́lẹ̀ dídọba dẹ́dàmá. annabi kọwa sí kankan táà bukata rẹ̀ tó wá fílẹ̀ tí ó sàlàyé rẹ̀ fún a ṣáájú kó tó lọ ṣùgbọ́n kí ló dé tàn sí báyìí ìlàfẹ́ bìràwà lẹ́ni mùsùlùmí ọ̀gbọ̀rọ̀ sàfarawé kútùbà tá ń bá lọ a stọ́pù ẹ̀ ní èmì fún alamẹ́ríkà tó pàtàkì tó sì bùkátà abẹ́ annabi wasallallahu alaihi wasallam kó tó di òjíṣẹ́ ọlọ́run kánà tajiran aminan sudukan annabi oníṣòwò ni ẹlẹ́mí òdodo ni olùfọkàtà ni àtàrọ ọ̀nà jíjìn àtàrọ ọ̀nà ní a máa wá kó àmánà sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam kódà in tí a mama bayna qawmihi al-amin al-amin fúra wọn ni a sọ bẹ́ àmánà yìí òun náà wà nínú nǹkan tó wù ìyá wa Khadija radiyallahu ta'ala رسول الله صلى الله عليه وسلم ìyá iná o ń ṣòwò مكة النبي صلى الله عليه وسلم أما wa sallallahu alaihi wasallam في nípa ọjà pípọ̀ kèsí ìfi irọ́ ọtajà rẹ̀ ọmọ ń pa ọjà púpọ̀ ó sì ma àwọn ète tí ń bẹ nínú ọjà anábí sallallahu alaihi wasallama jẹ́ min hadith رفاعة ابن رافع رضي الله تنرضاه أني خرجت مع رسول الله صلى الله عليه وسلم إلى المصلى ibi àti ma lọ kírun ta nítòsí ìd mọ̀ jáde tẹ̀lẹ́sà sálàm àwọn ti sọ bẹ̀dọ́jà ẹn tí ń ta ń ta ẹn tí ń rà ń rà ó ń ṣe ọlọ́run nípa igun tí káràkátà mú nínú ìlú ó sì mọ ipa tí ó kó nínú ètò ọrọ̀ ajé ó sì ọlọ́run wa ń wò pé àwọn ilé iná bùkátà ká wọn létí nítorí wípé ayé dọ́dọ̀ ti ẹ̀nà kọ́dà tí ó kónú ayé kéèkéèkọ́ ó sì ọlọ́run wa ni ya mo pe ojú ẹsẹ̀ ó ń kálukú ọ̀n sọ̀hábà wọ́n sì fi jẹ́ ń se ilẹ̀ ẹn fẹ́ sanwó ọjà ẹn fẹ́ fi ọjà lè kọ́sọ́mà lọ ẹn tí ń tu ọjà lọ ẹn tó fẹ́ gbọ́jọ́ òkè ẹn tó fẹ́ ó ń kálukú fi jẹ́ ilẹ̀ farọ́fàwò a'naqahum wa absarahum ilay ó ń kálukú bá gbórí òkè wọ́n gbórí torí pé ọ̀rọ̀ ìkọ̀sọ̀ wípé ya ayyuha al-muslimun gbogbo yí musulmi kọ̀lọ̀kọ́ ya ayyuha an-nas wọ́n rí pé àwọn náà lò fókọ́sì ya ma'ashara tujjá mo pé ẹ̀yin o ń sówò tẹ́bẹ̀ lọ́jà ẹwà gbọ́ ó sọ lọ́n ni inna tujjara yub'athuna al-qiyamati illa man ittaqallaha wa barra wa sadaqa ẹlọ gbogbo níjọgbà ọba adọ́dọ̀ gbọ́n déjọ gbàrìkìámà fùjárọ́n nígbèdìde pòkí ìgbèdìde tọ́gì bókan kí se máa display ọjà rẹ̀ àti kí se máa se sín ìgbèdìde bẹ́ẹ̀ ni wọ́n gbèdìjọ gbàrìkìámà ó ń se ọlọ́n ni ìyí kó gbogbo yí sínú illa man ittaqallah àfẹ́ ń bá bẹ̀rù ọlọ́run

yóò tí wọ́n máa fó ọlọ́wọ́ bá yóò máa lọ fi jẹ́rì lórí ẹran. Ànábì wa sallallahu alaihi wasallama ó mọ̀ nípa owó pípọ̀ tí è ṣe kékeré kódà lára bẹ́ẹ̀ jaa fi al-musnad Ahmad ibn hadith Anas ibn Malik radiyallahu ta'ala anhu arda wọ́n wá rọ́bà nẹ́bí sọ́rọ̀sọ́lọ́m lè ń jọ kan wọ́n ni ya gọ́lá sí ìrú tó ìrìlánà annabi gbogbo nǹkan ti gbóolérí annabi ọlọ́niọ́ ipò rẹ̀ ta ní jọba lẹ́gbẹ̀rú rẹ̀ àṣẹ ọba pa ó jù tàwọn lọ́balọ́ba wọ́n lè fàṣẹ ọba rom. wọn ò lè fi ó ti fúrúsì ala tusa'ir lana ya rasulallah annabi haddidi lana ala sa'ar gbogbo tí ń tàlọ̀já ó ṣe kọ́ bá ní fi gbèdéke lé pé nǹkan báyìí ẹ tajú báyìí lọ nǹkan báyìí bèèrè báyìí ní kẹta abọ́ ráìsì ẹ̀sọ́ ní 15 naira abọ́ ẹwà kó di 55 naira abú ẹlúwọ́ kó di 2 naira irú ìntẹ́ kígbàjá lọ abánà sàsílámù gọ́lá sẹ́ẹ̀r nǹkan sí rọ́lọ́já aláàtù sẹ́ẹ̀r lánà ya Rasulullah annabi pàṣẹ ní ràkùnmí tó bá ti tó báyìí kọ̀gbọ́nà ju báyìí lọ tí wọ́n bá fún wọ́n ràkùnmí tó bẹ̀ jẹ́dẹ́dẹ́ dẹ́ǹgẹ̀ báyìí kọjú ẹbá ìlọ ó ń sọ́lọ́sọ̀ sọ́rọ̀mù wọn lẹ́nu nígbà tí wọ́n fúlẹ̀ kí ni tí annabi ó ṣe sallallahu alaihi wasallam annabi ni inna allaha azza wa jalla huwa al ọba dẹ́dà tó ní gbogbo nǹkan huwa musairu ó ní fi iye sí nǹkan kọ̀ọ̀kan láti sánmà ohun tí nǹkan bá wọ́n ọba dẹ́dà ìbẹ́ndì bó sí wọ́n tí nǹkan bá lọ́ọ̀lẹ̀ ọba dẹ́dà ìbẹ́ndì bó sí lọ́ọ̀lẹ̀ huwal qabidu huwal mumsik li rizq o ní ma gá nǹkan lẹ́lò mìílọ̀ pé in tó tọ́ sí ọ tí mo fẹ́ sí fún ọ̀nà ìní fún ọ ní tó alájí kí ní yóò ṣòfò olèwé sí irú ní ètò wà tí wọ́n bàjẹ́ gan ma mú mi jáde nólé ar o ní bẹ di gbogbo tó ń kálukú ní ẹnìkan ò ní nkẹ̀kẹ́ lẹ́yìn Ọlọ́run subhanahu wa ta'ala mẹ́nu mẹ́nu ẹni táwọn èèyàn wọ́pẹ̀ nínú ìlú ìṣì open check president Abacha ẹni tí ń kó lọ Haúsá ni wọ́n ti sáyìn rẹ̀ bẹ́ ó ti nírú àlejò tí máa ń fún àlejò ni ọlọ ọkàn tó bá wù sí ẹni tí wá ń kó lọ nígbà tí òun jẹ́bẹ̀ ó nílé òun tó sọnù tó wọ̀n mọ́ bí ọ máa kìí sọ̀rọ̀ 100 tí wọ́n bá sì ń sọ̀rọ̀ léṣe lé gẹ́gẹ́ ní sọ ó lóòn ní ọkọ̀ 80 ọgbà ọun tí ó sí ọkọ̀ 100 million bẹ́ nírú bí ogún ọdún tàbí tó fẹ́ sẹ́yìn haúsá yìí bá wọn rẹ̀ sọ̀rọ̀ wípé ṣùgbọ́n olúwa ó pọ̀ ní nǹkan èmi kò ní ìkàkàmà lẹ́yìn tí mo

ṣe bí wọ́n láwọn ọmọ ẹjẹ́ lọ́bá ní ìbọ́nà ní ṣe tó bá jẹ́ pé tí ìyàn bá ti lówó ó lè sọmọ rẹ̀ di olówó ni olòsì náà ni ọmọ jólòsì lọ́gbére olówó ní bàmá jólò lọ́gbére ṣùgbọ́n lọ́wọ́ sallallahu wasallam dákùn سدد لنا الأسعار gbogbo tí wọ́n bá mẹ́ta lọ́já báyìí gbígbà ìrẹ́gẹ́ sí màálù tó bá jọ mọ́ òjò ọmọ ọ̀sẹ̀ méjì ọmọ iye báyìí lọ́gbọ́jẹ̀ dára kò ń sọ́lọ́ iná lọ́wọ́ musair ọlọ́n bẹ́ndì ẹ̀ntọ́bá ma ń nì pípọ̀ ọlọ́ni bẹ́ ní ọ̀rọ̀ rẹ̀ nígbà wà kọ́ mọ́ wípé gbogbo tó ọ̀nà láyé ojú 5 million naira lọ kí wọ́n lọ pa obìnrin tí ń tọ́mọ lọ àtobìnrin o àtọmọwọ́ rẹ̀ bí wọ́n fà méjèèjì ogun tó gbogbo ẹ̀mù kọtán ta ni ó fi kún 5 million tí wọ́n kọ fún wọ́n wà bẹ̀rẹ̀ ìjà lára wọn níbọ̀lẹ̀ ti gbóbìnrin yẹn wọ́n ni àṣẹ́bẹ́rẹ̀ lẹ́sọ pé ká gbé ní títì náà ṣe ọ́fẹ́sẹ̀ tẹ́ títì ọlọ́dà àbílérùkú wọ́n ni títì ọlọ́dà ní àbílérùkú lásọ fún yín ọ̀sánlẹ́gbé ní àbóòrù ṣe irú nǹkan náà ṣe é ṣe lọ́sàn ní ọ̀sánlẹ́ mi sọ fún yín o ìgbà wọ́n bẹ̀rẹ̀ irẹ́ náà ni èṣù gẹ́gẹ́ èṣù gẹ́gẹ́ tí ń dáwọn láàmú ilé rẹ̀ dàtẹ́yàn lè rí pé wọ́n lọ́n bẹ́ alìjẹ̀ náà bá ti ẹ̀bọ̀ sí jẹ́ ìkọrù léṣù láyé ìdà kò ní tí ó wí ọlọ́wọ́ jésù òmú àwọ̀ kò ní nǹkan rẹ̀ bẹ́ẹ̀ kan oúnjẹ rẹ̀ lóríta náà ẹgbà sí ìyẹn rẹ̀ lélé ti epo kọjọ́ra ọba náà ní bẹ̀m yàrá mẹ́rin wà inni arjú ànábì ní mọ̀ bẹ ọlọ́run ọba wà inni arjú an alqallaha wà laysa li ahadin minkum alayya bi mazlamatin fi damin wala mali èmi gan tọ́rọ̀ rán yìí mo fẹ́ pàdé ọlọ́run níjọ̀gbẹ̀lẹ̀ kìí tí ó ní ẹ̀jẹ̀ ń bẹ lọ́dọ̀ mi àbòwò ń bẹ lọ́dọ̀ mi hmm. ìmọ̀rọ̀dé ìjọba sí wọ́n lẹ́tọ̀ pé iye bá ìyẹn máa ta wọn ò ní wọ́n sì ní ah, kí ìtùnà wọn ò wọ́n sì ní bí nǹkan bá wọ́n ojú méjì ni máa gbà wá nǹkan máa wọ́n bí tọ̀bí à ọlọ́run lọ́kàdé pípọ̀ wọn kí ló dé ó di tọ́pọ̀lọpọ̀ èèyàn nídì nídì wọ́n nídì wọn rọ́ṣẹ̀ ẹn tí máa lo mẹ́rin rẹ̀ tẹ́lẹ̀ in lo mẹ́wàá lójúmọ́ lápẹẹrẹ bá sí wáyé kí ẹnì kó dìtẹ́tì wípé ẹ ń bá mú àbíbùgọ̀ ti oní 5000 kan lójúmọ́ kó tó níbà ọdẹ yìí ọdún márùn ẹ̀dàgọ́ sẹ́bí gbígbọ́ tí ó sì sílẹ̀ kò báhùn àbáwọn èèyàn lọ mara lóhun kẹsẹ̀ rí pé bùkátà àwọn èèyàn yá wá síbi nǹkan ìmọ̀ ìṣẹ̀lẹ̀ bẹ́ dáadáa lọ́pọ̀lọpọ̀ ọgbà tó bá ti rí báhùn nǹkan ìwá gan wíwá rí ọ̀rọ̀rùn ma àbọ̀lọ́n yóò kéré láti bẹ̀ láti sánmà ọlọ́n kéré nǹkan bóyójú ọ̀rọ̀ pọ̀ nǹkan wá kéré kọwàá kárí bí ṣe máa kárí tẹ́lẹ̀ ìwọ̀n ti bá ń bẹ náà o lè wọ́n tírú rẹ̀ bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sallallahu alaihi wasallam ìwọ̀n ń dá wọn padà sí sánmà inna Allahu al-musa'iru al-qabdu al-basitu ar-razzaq kí nǹkan ọpọ̀ ọwọ́ ọlọ́run ló wà o kó tó kéré ọwọ́ bàdẹ́dà ló wà ṣùgbọ́n idha kana at-tas'iru bí zúrin min at-tujjar kápẹ́ in tí ó fa kí fi price sọjá látọ̀dọ̀ ọjọba àbòsí àwọn tí ń tajà ni ìjọba lẹ́tọ̀ ń gbáná láti wá jìdì pé nǹkan báyìí kọgbọ̀rọ̀ ju báyìí lọ nítorí pé ń tẹ́ẹ̀fì sọ wípé ó jù bẹ́ẹ̀ lọ ẹ̀ lẹ́skúzẹ̀ ẹfẹ́ máa fara ní ìlú anábì wá máa ń pọ ọjà pẹ̀lú ìdàjọ́ wa ti mọ̀ pé anábì ilé sallallahu alaihi wasallam ó máa ń pọ wa sallallahu alaihi wasallam ó kórìíra àbòsí ó sì kórìíra ìrẹ́jẹ ní gbogbo ọ̀nà torí ọba wà ó kéré ní o ó tóbi ní o kọ́dà yóò pàbì yóò yàbìdó ẹ̀ salawatu rabbi wa salamu alayhi alihtikar ká máa kó oúnjẹ pamọ́ nítàwọn èèyàn ní ìdíkàkò pamọ́ hatta tazdadul as'ar fàtùbáwù bí àdáàf mímà kánàtí alayhi sadiqan tó fi díé pé nígbàtí dìmáìndì bá ti pọ̀ nkàlùkú ọmọ tàntọ́ bá dìí tí عن طريق عفاوة سعيد بن سيب هذا الحديث من أفراد إمام مسلم رحمه الله تعالى أنسي الله صلى الله عليه وسلم يدين صفيه لا يحتكر إلا خاطئ ẹni rẹ́nìkà kọ máa kó ń jẹ pamá àfẹni tí ó jẹ́ ní ẹ̀ṣẹ̀ ẹni dídọ̀tí ẹni tí ò nífẹ́ ọlọ́n àtànádì rẹ̀ belé yọ́ wà nífẹ́ àti àjọ ń gbáyé ọ̀rọ̀ ìtóbi pípọ̀ àwọn mímọ̀ wọn bọ́ bẹ́ẹ̀ àwọn gbogbo bóúnjẹ ṣe rí orí gbogbo ẹmbẹ̀ kò pamọ́ ọ̀daràn wájú ọlọ́ ó kéré nílùú ni ó ọ̀pọ̀ ni ó èèyàn gbọdọ̀ kóúnjẹ pamọ́ ṣùgbọ́n ìmọ̀ tí mẹ́bí àdíìtì ni wípé afọ́ ha adìgúnlẹ̀ àfáwà ẹ̀yìn náà ń tepo ẹ̀sìn kó pamọ́ ìsìn tepo ń tòótọ́ ó ní à wà kana Ma'maru lẹ́dí yóò hadithu bí adán sọ̀sọ̀rọ̀ ó ní ẹmọ́ bùmí àfáwà Ma'maru gan tó ń jẹ́ sàbẹ̀ tó gbọ́ àdíjì látẹnu ànàbí ó náà kánà bí ọ̀sọ̀ wọn ma máa ṣìdàkejì ẹ̀ a jẹ́ pe ninu gbogbo tí èèyàn máa kó pamọ́ tí ó jẹ̀sẹ̀ epo òsì ń bẹ̀ Pe pẹ́ẹ̀sìkọ̀ lórí lori mímọ̀ wọ́n pàbí ọ̀rọ̀ ọrọ wọ́n yàbìdún rẹ̀ èèyàn lè kó jẹ pamọ́ èèyàn ò tún lè kó jẹ pamọ́ gbogbo nǹkan tá a bá máa jẹ tó sì ní tọwa wá dé lásìkò rẹ̀ ọba dẹ́dà wá fúnlẹ̀ ma gẹ́gẹ́ bó ṣe wọ́n àdíta anẹ́sì tí a lọ bá ala wípé alàtúṣẹ́ ìrìnlẹ́rìn ṣàṣàlám àwọn bí bá ní fi gbàdékẹ gbogbo ẹgbẹ̀rún èèyàn ni máa jẹ wọ́n wá rí

ẹ̀rẹ̀ léyà èèyàn lè jẹ́ pàdé léyà mi ṣùgbọ́n gbà tí nǹkan ti ṣẹlẹ̀ kí lẹ̀ rí wa sàọ̀bánù mọ́rùsàsọ́lám o ní sàọ̀bánù ni a ṣe bá wà ń sàábẹ́ ilá fi ń pariwo pé e bóòní bá dúó àtànà ẹmẹ́dùó lẹ́gbẹ́ but o ní kò sígbà tó ń gò lè sọnù bọ́ bá sọnù kò sí ń dẹ́ ìwà àná iná ilẹ̀ ti wà tí a bá ti wá sọ

nígbàtí adìẹ ẹgbẹ̀rún lápẹẹrẹ nínú ìlú tó wá jẹ́ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọgọ́rùn mẹ́sàn ní máa pa ẹran nínú 1000 bí ọgọ́rùn kan ní ìpẹran ẹ̀rí wípé ọgọ́rùn kan ìpẹran wọ́n ti rá máàrin àwọn ọgọ́rùn mẹ́sàn kò lè hàn ó di pé ọgọ́rùn méje ni ò ní pẹran ọgọ́rùn mẹ́ta ni ó pẹran àbí wá ní à

ọ̀rọ̀ ti ìhtìkáàrù ìhtìkáàrù kéyàn nta ìntà ìlú nídì kí pamọ́ àwọn mímà tó sì jẹ́ ọ̀rọ̀ tẹ́mi náà fi ń sin lọ mi tí mo múnú ni pé gbogbo oúnjẹ àbí tí lù búkàtà tó jẹ́ pé tó bá ti ẹ jáde kò tó nígbàtọ̀ jáde pẹ̀lú èròǹgbọ́ ọlọ́run láti in tí bá ń bẹun náà látara síkò tí ó jàǹfà fáwọn èèyàn ṣùgbọ́n gbogbo tí ẹkọ́ tó bá jáde lásìkò rẹ̀ kódà lásìkò rẹ̀ ni ó ti máa ṣòfò ṣáájú àsìkò tí ó wọ́n tí ó ní ìdí àsìkò rẹ̀ bóyá bí epo alẹ́tọ́ àti kópamá àwọn mímọ̀ náà tó bá kópamá torí pé ìtí ń kópamá mẹ́ ìlú ọ̀mà ẹnìkan kò fílẹ̀ nọ́mà àpópọ̀ dáńlá ìtí ń kópamá tára fi ní ìlú ni a ń sọ. in tí a kó pamá pé ká mọ́ nánà àpà nígbàtí kì ní ìpọ̀ kọ́mọ̀dì wípé gbogbo rẹ̀ ọba síkò pípọ̀ rẹ̀ lọ kò sáburú mẹ́ òun ni àwọn tí a gbàdí ìwà gbọ́yé táwọn náà fi ṣe ìtìká àtúmúyùn di ọkànnà إيمان سوء هذا الحديث من حديث أنس بن مالك رضي الله ترضاه هو سبما قلنا مشكلة tọ́bà lọ ra ọjà ní 10,000 naira ó lè tà padà ní 4,000 tọ́bà ní ọjà tọ́wọ́ ti 20,000 ó lè tà 1,500 àwọn fámílì rẹ̀ wá rọwà bá sọ̀sọ́lá pé ìṣìjìrà alẹ́ annabi sọ fọ́kọ́ mọ́ wà sọ jámà kíkàn sọ ti ní ìbànújẹ́ òdìbá wà náà bẹ́ẹ̀ sì ni ó ní tọ́fà lè annáwò ṣújà rọ́sùhù fi gọ́zùwà ogun ní ti sa ní nǹkan lórí ọpọlọ kọ̀yáwèrè ọ but ọpọlọ yóò pé bí tẹ́lẹ̀mà a níbi wà á pé ó sí ọlọ́run wá bá sọ̀rọ̀ tútù ya Rasulullah ánàlá asìràn kátàkàrà kí ah in tẹ́ ń mi in tí ó padà se ni ó jù bẹ́ẹ̀ lọ ah abinara kò burú fún wọ o mọ̀rọ̀ tó bá ti bẹ́ ra ìmì rà ní iye ohun tí ń bẹ́ e lọlé táwọn èèyàn mi gá sí àbínú ọjà náà mọ wàgá àbí mọ pàdé ẹlòmí tí wọ́n sọ pé àwọn mà ti gbọ́ èyí ń dá padà ní ma sọ bẹ́ẹ̀ àṣẹ́sì gùpà hadithi Jabir ibn Abdullah radiyallahu ta'ala anhu ta ló ń tọ̀ nínú wa tó fẹ́ kófà wọ́n ni ta ni ẹni tó jólówó ó fẹ́ kófà olówó ni ó fẹ́ kálàmọ́rí wọn yá níjọ tí a bá dé gbangba tó bá dẹkùn ta ló ń tọ́n ẹni tí ó fẹ́ kí ìṣirò kọ́sọ̀ ndọmaná wájú ọba dẹ́dà ta ló ń tọ́n ẹni tí ó fẹ́ kí àlákí ẹlòmí ọ̀wà lọ́rọ̀ òun kí wọ́n fẹ́ kálukú àwọn tó fi rọ́tajà fún àwọn kìní kan gbọ̀sásù ìgbàwó Ànábì wa sallallahu alaihi wasallam ní rahimallahu abdan kọbárù lọ́wá ṣùgbọ́n ìṣáò ni àdúà ni ọlọ́mbà ń kẹ ẹrú náà ọkùnrin lọ́jẹ́ ni ẹ̀dá ni tó bá fẹ́ ta nǹkan kètàtàpá samhan ìdàbáà tó bá fẹ́ tajà kètàtàpá ẹmọ owó àdúwà yìí ẹmbá nídìí ẹ̀ kọ padà sí bíjásán síkíní tí ń sọ fún wa jẹmọ́ kí ló sún adédé alamẹ́rí ìlú wa ń jọ bí ẹn pé arọ ọ̀dẹ̀wà ń bẹ́ o ń kálukú wá gbà pẹ̀ tí ọ̀járọ̀ ó nìjọba tíjọba bá fi mẹ́wàá sí á àwa fẹ́ fi útúbà ìkílà rẹ̀ wípé a ti fi 10 million síra wa ẹjẹ́ àjọ wẹ̀yìn báyìí lánàá epo wá mà ti fẹ́ wọ 1000 ìmọ̀ lé díẹ̀ díẹ̀ mbó mi ní ìsìn ọpadà di 740 736 mbó mi 755 745 760 káti ẹ̀pọ̀ wọ́n jù látàdúrú bẹ̀ tí ìsìn kí ló change ń bí ọkọ̀ táwọn náà kí ló hàn bí ọkọ̀ pé ah, ikú mọ̀ ti wálẹ̀ wọ̀ kápsá ẹ̀gẹ́ tọba kún tàà bá gbogbo wẹ́yìn lánà tí è tí ìpẹ́ wọ́n ti tà ní 700,000 80,000 ni a ń tàbá yóò wọ́n sì tún gbà láwìn ní wọ́n tún ní fún alówó lókùn ọ̀rọ̀ okó mọ́ ń sọ wọ́n 700,000 ní gbogbo 2023 sísìn nígbàtá ma lọ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ láti 7,000 sí 80,000 kí lọ yàtọ̀ tẹ́ bá ń jẹ èlùbọ̀ lé olóúnjẹ èlùbọ̀ ìwọ̀n wọ̀n lóko 1,000 kóngò kan ó di 200 naira sọ́hàn ní alámúlà Tinubu lẹ́yìn rẹ̀ ẹjá bọ́ bí àgbàdo ṣàpín tó so mọ́pọ̀ èèyàn jẹ́ ẹranko náà jẹ́ kwàsásùn jẹ́ 650 naira ní a ń ta kílò kan 650,000 naira o ní tàn kọ́ ma jẹ́ nígbà mẹ́rin ó ti padà sí 240 báyìí gáàrí tí ń wà 57,000 naira wọ́n sì bá kóngò 15 bẹ̀ látọ̀yọ́ nkankan ó di 14,000 látòkò ọ̀rọ̀kọ̀ mọ́ sọ́wọ́ sáàmà lẹ́dìsìn a sì ní àwọn ojú rí ọlọ́n irú nìkan mọ̀kànlá mọ́lù àlìkìyàmá àwọn tàà jọ ń fìdí gbódì mọ́tàlátí tàà ń fẹ́ bí ìpamọ́ta ń fara ní wọ́n gbẹ̀tọ́ wọn padà rahimallahu ọmọ ni

bọ́rọ̀ ọjà ṣe rí nù nígbẹ̀ pé bí wọ́n ṣe ń kọ́ jẹ ọjà ìrọ́nìyàn kọ́ pẹ̀lú láti lẹ̀ sọ́mọ̀nì ìdàbá gbogbo ẹ̀tí tó fẹ́ tajà alámòjúnù ni sọ́mọ̀hàn ìdàṣtárọ̀ tó bá sì fẹ́ rajà kèrà pọ̀ ọjà tí ẹlòmí ìbá ń ná ọjà ó mọ sísẹ́mù tí wọ́n fi máa mólówó

ìṣẹ́sí àwọn èèyàn tó bá ra márùn yóò tó kó márùn wá padà ní ah, tí sí wá ń sí dáadáa báyìí padà tó bá ti kó márùn wá ẹ̀fún mẹ́wàá àà ah, márùn yóò máa yọ díẹ̀ díẹ̀ yóò kọ̀kọ́ máa sí díẹ̀ ń pè sí dáadáa tó bá ti mẹ́wàá bá ti gbé ẹ̀fún 20 tó bá ti dé káṣì ọ̀rẹ̀ báyìí tẹ́lẹ̀ náà gan 1-2 ní ẹntàkìní tààrà jántàfin 1-5 yọba lọ máa fún ẹlé kọsọmà nù anábì nírú àwọn tí wọ́n tọ́sà dúwà ìwọ̀n ìsìnyàn bẹ́ samhan ìdà ọdọ̀ tó bá fẹ́ sẹ́wọ́ ọjà tọ́ra alámùjúnú ẹ̀dá ni pé ah tí bá kí ni mo tún fẹ́ fowó nígbà mo ti rí ẹlòmí ẹwọ́ ojú orí yí tó sí ẹ̀tì ẹ̀rì kásílẹ̀sì yìí wà láti ti ẹ̀fọ́n àárò okó làwà kásílẹ̀sì bí wọ́n spend owó sí owó sí pẹ̀lára rẹ̀ bí ṣe ń di owó sí ọgbọ̀n sí báńkì kankan àwọn alábá tó dégbòrò náà ni ǹgbàfà tó dọ́sẹ̀ ti ń bọ̀ èrè ẹlókù náà yà ní 50,000 lókù ó ti ẹ̀ ti máa ń bá ẹgbẹ́gbẹ́ òtí ẹgbẹ́ mo ti ẹ̀ ti fẹ́ ẹ̀sẹ̀wó tán owó lọ fẹ́ ẹ̀sẹ̀tán bí ó sọ̀rọ̀ samuhan ìdàkùtàdọ̀ tó bá jẹ́ simple simple lọ́rọ̀ rẹ̀ ah annabi ni ọlọ́run ọba má jẹ́ kó

جاء من حديث أبي هريرة رضي الله عنه قال الله من أقال مسلما أقال òun ni kéèyàn ọgbà ọjà téèyàn ti tà tọ́kàn ti balẹ̀ kọ́dẹ̀ èyàn ti síwó rẹ̀ èyàn ti wò pé eléyìí ti dára gẹ́ẹ̀nì mi kó ń tọ̀rọ̀ wá dá padà lìzàwálì hajatihi ilayhi nítorí pé tó bá ọjà tí a ń tìrà lọ́wọ́ rẹ̀ lọ padà tó ti ń wò pọ́n ti sí èrè rẹ̀ kọ́lọ̀bọ́ yóò ti ní èrè gan man àkọọ́lá musliman tàbẹ́lò mí ti ẹ̀ká bọ̀ mọ́rin pé ah in ti mo wá rà ń bá dẹ̀ iná sí ìrò tọkọ̀ mọ́ ni wọ́n tó gbówó ọkọ̀ lọ́wọ́ mi lóṣogbo tí lọ́rà lóṣogbo tí bá rà ń bá dẹ̀ tọ bá dín 15 naira tí bá ọkọ̀ 200 naira tí lọ́wọ́ mi 150 manú ah jẹ́ ìdákiní ìpadà sí ẹ̀mọ̀ pápá máa ni àdíìtì wà wábẹ̀ náà man àkọọ́lá náà dì man ẹni ó bá gba ọjà padà lọ́dún ẹ̀ tọ́ra jàtà sábà máa dé bá àkọọ́láhù lọ́wọ́ àtìrọ́tàhù yawmal qiyama ẹ̀sọ̀ fóntọ̀n gbogbo ìkọsẹ̀ rẹ̀ ti bá ń gbébọn tó gbàlì kìyàmà ọba dẹ́dà yóò sì man kana fi hajjati akhi kana Allahu fi hajjati ẹni tọ bá ń gbọ́ bùkátọ́ ọmọ ìyá rẹ̀ kẹfẹ́ àlò ní sọkún lágbàjá ọwọ́ mẹ́wẹ̀wà ìní ìfinú ẹ̀ tí mo tún bá lójú rẹ̀ nínú ẹ̀kọ́ kana Allahu fi hajati ọlọ́run ó sì gbogbo ẹ̀ ẹjú ó ti mùsùlùmí lórí pé sébànújẹ́ yìí yóò dìdùnù fún ọ ọlọ́run náà ó sì bẹ́ẹ̀ fún tán tọ́rọjọ́gbìn alìkìyàmá nínú tí ó ma múyàn pàkìkẹjọ́gbìn alìkìyàmá ọ̀bàdádà yóò yíntọ̀ náà níbẹ̀ jẹmáà ìjọba lambú àbúrawá ẹwà wo ń kálukú náà níbo ni ẹn dàsí náàm àyàfi tó ń kálukú bá sọ wípé bí wọ́n ṣe ń gbáhùn bó ṣe tẹ́yàn náà lọ́rùn ní jẹmáà owó wọlé èèyàn rẹ́rìn rí tẹ́ẹ̀mẹ́ tí ń jalè tí ẹ bá rí olè tó jẹ́ olè gidi in tí ó rùjú tẹ́ bá ń sàdúà ẹ̀yìn ọmọ kò lè ní o ṣùgbọ́n bí tó ń rí ó ti lókè ẹmà lálàáfíà ẹ̀ẹ̀sì ni ha wà mú ah, kò rí gbélé pẹ́ nìkan ma fara ní ẹni kejì wọ́n wá ní kánà bí ò fi price sọjá ọ wá lóhun ọ̀fẹ́ pàdé ọlọ́jọ́ gbalìkẹ̀ àmà kẹ níwọ̀ lórí ìhun yálà bí ẹ̀jẹ̀ ni sẹ̀pẹ̀jẹ̀ náà lè máa dín tí a bá má nìkan anábìdá àbí bí owó ẹnìkan wá terrorist ànábì mi mọ́ ń sọ àbáǹ kan lù ọ́ wọ́n fi ìjọba lù ọ́ wọ́n fi ìlú ìwọ ni ọlọ́ máa máa disguise múra bí musulmi lọ máa bá nkẹjẹ́ ìwọ náà wá gbà òun sí bẹ́ gbogbo orú ọkọ̀ téèyàn rí ó ní ọlọ́run yọ gíà wà nkú mẹ́ bó fi gíà tù ọlọ́run yọkú bó fi gíà tírì ọlọ́run yọkú bó fi gíà fọ́ ọlọ́run yọkú bí bá ti a ń fi rìfáàsì yọ́bọ̀ bẹ́ gíà wà ni ọ̀pọ̀ sí gíà tù rìfáàsì ni ọ̀pọ̀ sí 3 rìfáàsì ni 4 rìfáàsì ni ọ̀pọ̀ sí fáìfù ìfáṣìnàwẹ̀ tó bá wá tó fi rìfáàsì nǹkan o yóò tó bọ́ sí rìfáàsì nínú rìfáàsì àtẹ́bì dá ṣùgbọ́n wa mùsùlùmí ṣe a wà pé a nírú ànàbíyàn sọ́rọ̀ wá tó rọ́bí wọ́sàdámi mọ̀ wá rọ́wà jama ẹmẹ́sẹ̀ kọlu fọ́lú ẹmẹ́sẹ̀ kọpí kọpí o iye Elizabeth ẹwọ́ àjọ́ta àti ẹ̀ndá amúbíyà sọ ti ẹni 50,000 ọ̀sọ̀ọ̀sẹ̀ ọ̀nà owó ní ọmọ gbàdá pàṣẹ máa ṣe lọ́nu àwọn tí ó ń bẹ lábùjá náà ní jẹ́ ń jí tí a nu bẹ́bọ́ wọ iná ọmọ wá tajọ oko kápẹ́ bá náà tó ní àápàdúdé o bí ẹ́ sí ìyàmòwó wọn tó kó bá ní wọ́n kò ní kílò tó mọ́ wọ́n sì kí ni

sẹ́ẹ̀mọye tí wọ́n kó sí bàbá yìí lọ èlò ní wọ́n kó sí lọ tí ó wà sí landlord meeting ma ó ti wo wá gbòjẹ owó nánà ní o 200 naira 100 naira àwọn ìyàrúgbó ní ọkàdùgbò owó tó sanwó ń pé ní pé ẹgbẹ́ olè á fi meetings ẹwọ meeting gan kọ̀ ẹkọ́ ma jẹ́ parí oṣù ọlọ́run sí ajẹ́jẹ́ o àwọn tí a ń darí wa ọlọ́run bá ní darí àwọn náà àwa tí a ń darí fọ́ọ́tọ́ àná ẹlẹ́mì o lòwà fún ìyọnú rẹ mọ́ lòwà fún ìbínú rẹ o jẹ̀mọ́ ọlọ́run ọ̀fara ní a tó ara tàà fi ń se kí ní o tàà fi nira wa o àwa ń bẹ́ ọ núra ní ní tòótọ́ a sì a ń bọ̀ ní Ramadan

kò ní ìdí èpé ọlọ́mbà ni tún wọn sí ọba dẹ́dà ọwá ma ń tọ́ yẹ tí bá ń sagidi lẹ́gbàtà àjọ gbélé kásìjọ fún káàkiri láàrin ara wa nǹkan ti dẹkùn kọjá tí ojú ni musairu ìwọ lọ máa ń fi price sí nǹkan tí ó fi ní ayé la tàbí tí ó fi di ayé lọ́rùn yóò sì máa ṣe déédé in tí a bá tọ́ sí lọ́dọ̀ rẹ̀ ọba dẹ́dà tárísìkì ilẹ̀ fún aníwò wọ́rà ní kàṣẹ rẹ̀ gbogbo bá ṣe ń paró tá ń ṣe nǹkan kẹ ẹlòmíì kí wọ́n bá fojú sí láàlò náà fi ń ṣe bí ẹni wípé kọ̀ rọrùn fún wọ́n ni ọkọ̀ máa fọ́ra kún ó sẹ́ jẹun tán ọlọ́ndàkùn sọ àmìrú àwọn àbòsí báyìí lùwà fún ìwọ̀nú rẹ̀ nínú àti ọmọ rẹ̀ rìn látara ọmọlàkejì jẹ́ wà ní ẹ̀tí ọmọ ọmọlàkejì lẹ́rìn mẹ́jọ wà ní ọmọ ọmọ ilẹ̀kùn ثم الصلاة والسلام على مبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آل وصحبه أجمعين أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا لجميع خلقه قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله الشديد أمة الإسلام لقد من الله علينا برسال هذا النبي الأمين الصادق لمصدوق صلوات ربي وسلم عليه كان رسول الله صلى الله عليه وسلم ملقبا بالأمين بين ظهر آله أياما كان بمكة قبل البعثة وكان تاجرا صادقا مصدوقا أمينا وكان رسول الله تقيا وكان رسول الله صلى الله عليه وسلم يتاجر بأموال زوجته خديجة قبل أن تزوج بها وكانت خديجة تاجرة أمينة كذلك وكان رسول الله صلى الله عليه وسلم خبيرا بأحوال الأسواق كيف لا قد جاء من حديث أنس بن مالك رضي الله تنرضاه أن الناس أتوا النبي صلى الله عليه وسلم لما قل السعر بالأسواق واضطر الناس إلى أن طلبوا من رسول الله عليه وسلم التسعير فقالوا يا رسول الله ألا تسعر كيف تجاوب معهم رسول الله صلى الله عليه وسلم لأن التسعير له سببان سبب بظلم التجار وسبب بقدر من الله سبحانه وتعالى فقال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل والمسعر القابض الباسط الرزاق وإني أرجو أن ألقى الله وليس لأحد منكم علي بمظلمة في دم ولا مال صلوات ربه وسلام عليه أمتنا واعلموا أن هذا النبي لم يكن يمنع من كانت سجيته التجارة كان هذا الرجل من الصحابة تاجرا لكنه يخدع كثيرا ما كان يخدع بلا أسواق وطلب أهله من رسول الله صلى الله عليه وسلم أن يحجر عليه يا رسول الله احجر على فلان فإنه يخدع كثيرا حتى النبي صلى الله عليه وسلم بأمر من الرسول صلى الله عليه وسلم لكنه تجاوب مع الرسول صلى الله عليه وسلم لما منعه فقال يا رسول الله إني لا صبر لي عن البيت لذلك علم رسول الله صلى الله عليه وسلم صيغة يقولها فكل من بايعه وقدعه على هذه المبايعة له حق الرجوع من هذا البيت فقال رسول الله صلى الله عليه وسلم أن يقول لكل من عامله لا خلابة أي لا خداع إلى آخر هذا الحديث أمة الإسلام هذا النبي صلوات ربه وسلام عليه وهو الذي أتى السوق بل أتى مصلى لأنه خبير بما يجري في الأسواق وكيف لا فأبغض البقاء على وجه الأرض أسواقها صح هذا من حديث آه، بيرة رجلة رضاه وقد جرى صلى الله عليه وسلم في حديث رفاعة ابن الرافي أن الرسول صلى الله عليه وسلم خرج يوما إلى المصلى وذهب معه الرفاعة فلما أتى المصلى نادى أهل السوق بصوت فقال يا معشر التجار قال استجابوا للرسول صلى الله عليه وسلم ورفعوا أعناقهم وأبصارهم إليه فقال إن التجار يبعثون يوم القيامة فجارا إلا من اتقى الله وبر وصدق بارك الله لي ولكم في القرآن والسنة ورفع الله إياكم بما فيهما من الذكر الحكيم تقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه الغفور الرحيم الحمد لله وكفى وصلاة الله وسلام على عباد المصطفى عباد الله اتقوا ربكم في السر وللن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وكونوا مع الصادقين أمة الإسلام هذا دعاء من صلى الله عليه وسلم دعاء نبوي من يريد الخير من الله فليبادر إلى سبب ما يحقق له الاستجابة من وراء هذا الدعاء جاء من حديث عبد الله من حديث جابر عبد الله رضي الله تعالى عنه وارضاهما أن رسول الله صلى الله عليه وسلم قال رحم الله عبدا سمحا إذا باع سمحا إذا اشترى سمحا إذا قضى سمحا إذا اقتضى هكذا دعا رسول الله صلى الله عليه وسلم لكل من كان سمحا في بيعه وفي شرائه وفي قضائه وفي اقتضائه لأي حق له عند غيره وقد صح عن رسول الله وسلم كذلك أنه دعا كذلك لمن يقيل ممن قد ابتاع منه قال رسول الله صلى الله عليه وسلم من أقال أخا مسلما وفي رواية من أقال نادما أقاله الله عثرته يوم القيامة وهذا الحديث مبين لقول رسول الله صلى الله عليه وسلم في حديث آخر من كان في حاجة أخيه كان الله في حاجته ومن نفس أم مسلم كربة فصل الله عنه بها كربة من كرب يوم القيامة عباد الله ففروا إلى الله ففروا إلى الكتاب والسنة ففيهما فوزكم وسعادتكم في الدارين وتمسكوا بهما ففيهما منع نبيكم صلى الله عليه وسلم وأسأل الله الذي لا إله هو أن يجعل وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين ودمر أداك أداء الدين من اليهود والنصارى والكفر اللهم ربنا انتقم لعبادك المستضعفين من المؤمنين والمنس في كل مكان وانصر المجن في سبيلك حقا في سائل أوطان اللهم ربنا بيض وجوهنا يوم تبيض وجوه ليائك ولا تسود وجوهنا يوم تسود وجوه أدائك يا أرحم الراحمين ويا أجود الأجولين عباد الله واعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ فيه بنفسي وثنى بملائكته وثلث بكم قال الله سبحانه وتعالى إن إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المسلوب القائل في مقرة صحية ثابتة من نسي الصلاة علي خطيئة طريق الجنة اللهم ربنا صلي وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن اللهم ربنا صلي وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا Thank you.